confronting the arrow seed ìṣojúkọ ìdóòtì àwọn ọfà confronting the arrow seed ìṣojúkọ ìdóòtì ti àwọn ọfà confronting the arrow seed ìṣojúkọ ìdóòtì ti àwọn ọfà. Beloved, olùfẹ́, as written in scripture. Gẹ́gẹ́ bí àtìkọ́ nínú ìwé mímọ́. A very good observer will notice. Ẹni tó bá ń ṣe àfiyèsí yóò fiyèsí. That things seem to be going upside down, upside down. Things are becoming tougher and tougher. Pé ó dàbí pé àwọn kan kan ń dorí kodò, wọ́n ń dorí kodò, àwọn kan ń le sí, wọ́n sì ń le sí. Strange things are happening every day. Àwọn nǹkan àjèjì ló ń ṣẹlẹ̀ ní ojoojúmọ́. It will appear as if the full blown meaning of that Christian revelation is now happening. Ó wá dàbí pé ìtumọ̀ gidigidi gbólò tó wà nínú ìwé ìfihàn ló wá ń ṣẹlẹ̀ báyìí. wo unto the earth and unto the sea. èdè ni fún ayé àti fún òkú. Hmm. the devil has come against you having great wrath. nítorí pé ọ̀tá pọ̀ yẹn wá nínú ìrúnú. for He knows that his time is short. Nítorí pé ó mọ̀ pé àkókò kúkúrú ìlú. Meaning that the hour of satanic desperation is now. Ètò túmọ̀ sí pé àkókò tí Sátani fẹ́ fi sókò kiri. The enemy in these last days dey change their gear to number five. Àwọn ọ̀tá ní ìkẹyìn ọjọ́ yìí wọ́n ti yí ìpele iṣẹ́ wọn sí ìtò pele kejì. And they are very desperate. Wọ́n ti ṣetán láti kúlé ohun tó bá gbà. And you know desperation introduces extra energy. Bàbá wa wò kí ọba ṣe tọ́kùn tó bá lè jà sí ni ó jà sí wọ́n máa fi ipá kún ipá ni. personally for me as a pastor. bí as a minister. gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run àtòlùsọ àgùn. The last two years have been very challenging and strange. Ọdún méjì tó kẹ́yìn ni ó ti ọdún tó ní ìpèníjà. Really really challenging. Ìpèníjà rẹ̀ pọ̀. The enemy has wasted so many people. Ọ̀tá ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. So many young people died. Àwọn ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ ló kú fainting is happening. Àwọn ọkọ àjèjì òun ló ń ṣẹlẹ̀. Took a girl to the hospital before she had malaria. Ọmọ ọ̀dọ́mọdébìnrin kan lọ sí ilé ìwòsàn wọn ní ìbáǹdà láàmú. This doctor gave all this injection. Ní dókítà bá fún ní abẹ́rẹ́ yìí and she went instantly blind. Lójú ẹsẹ̀ lójú rẹ̀ bá fọ́. They were chasing the blindness. Wọ́n rojú tó fún ẹ̀ ní wọ́n wò. She died. Ló bá kú. Then which witness humanity. But that's the ọ̀pọ̀lọpọ̀ ṣòfò. The woman wasn't to the hospital with her legs to get blood transfusion. Open kan fún ara ló fi ẹsẹ̀ rẹ̀ lọ sílé ìwòsàn pé kán lè pààrọ̀ ẹ̀jẹ̀. No no that kind of doctor just injected cold blood into her she wanted to rig her and just die before children. Gone oh, like that. Àwọn irú oníṣègùn òyìnbó yìí ló bá ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ tútù sílé ẹ̀jẹ̀ rẹ̀. Obìnrin bá tó bá di ojú rẹ̀ bá nílò. We have lots of complaints that people having some strange dreams ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀sán mi nígbà wọ̀nyí pé wọ́n ń là láti òtún. and after those strange dreams the just go quick quick quick quick it leads to rapid death. lẹ́yìn àwọn aláàjèjì wọ̀nyí tí àti àǹkà bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ikú òjijì dé. young people dying at the prime of their age. àwọn ọ̀dọ́ wọ́n kú ní èrèwé ìrìn ayé wọn. it's overwhelming for the prayer city now. ilé ó wá gbé iṣẹ́ tó pọ̀ gidi fún ìlú àdúrà báyìí. and of people just come to the prayer city. kò ní kò ní ti ní ìtàn They are sick people. Wọ́n á gbé aláìsàn wọn sílẹ̀. Run away. Wọ́n á dẹ̀ sá lọ. Because their systems have been get paid. Nítorí pé àwọn ilé ìwòsàn wọn ò gbà Get paid. Some of them try to run away. Wọ́n gbà lọ́wọ́ wọn. It got very serious ó wá lè tó bẹ́ẹ̀ yẹn. we have to ask doctors to stay at rest. àwọn lásọ fún àwọn dókítà pé kí wọ́n dúró sí ìlú àdúrà. we begin to carry out some examination before they even allow people to do deliverance. wọ́n máa ṣe àyẹ̀wò díẹ̀ díẹ̀ láàárọ̀ wọn aláìsàn tó ti pé a gbé wọn lọ fún ìtọ́jú. they are too sick to do the prayer. ìpótá ẹ̀fọn wọn bá kọ̀ tó bẹ̀ kẹ́tí wọn ò lè ṣe àwọn àdúrà rẹ̀. they need more help. nípa báyìí wọ́n nílò majority of the time. púpọ̀ àwọn àkókò wọ̀nyí. ninety percent of the time. ìdá àádọ́rùn-ún nínú are not non-FM people. Wọ́n ò fẹ́ ti ọmọ orí òkè náà ṣe ìyanu. Ìdọ́kọ̀dé púpọ̀ ń bá dọ́sẹ̀ tù. Ọ̀pọ̀lọpọ̀ ló ń di àdùbà ní ìlú. don't come to mountain of fire. Jẹ́ pé ní tòótọ́ wọn òkè wá sí orí òkè náà ti But the mountain of fire is being treated as a fire brigade place and as an intensive care unit. Ṣùgbọ́n orí òkè náà ṣe ìyanu nítorí wọ́n ti rí gẹ́gẹ́ bí ti pé pé wọ́n ti tètè ń kọ àwọn èèyàn sílẹ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ ìwòsàn. It appears to me that this is is very serious now. Ó wá dàbí ẹ pé kí ni ní ti pé ẹ̀yà ayá yìí tàbí ìdọ́tì ó wá le gidi gan ní. Hospitals that are cheap or that are free to attend are still to be brim. Àwọn ilé ìwòsàn tí wọ́n fi gba owó púpọ̀ lọ́wọ́ aláìsàn wọ́n ti kún jẹ́mjẹ́m. The psychiatric hospitals are overwhelming. Ilé ìwòsàn tí wọ́n ti ń wo àrùn ọpọlọ wọn náà ti kún. Beloved, the enemy seems to be having a thin day. Olùfẹ́ ó dàbí ẹ pé ọ̀tá wa ń ṣe bó ti ṣe òun nísìnyí. Therefore, carelessness can be fatal. Nípa báyìí, tí yóò bá ṣe aláìkíyèsára ó lè kó wàhálà ńlá. you cannot afford to be careless. o lè gbà pé kò sí aláìkíyèsára. the bible has not deceived us. bíbélì kò tàn wá jẹ. the bible makes us understand. bíbélì jẹ́ kó yé wa. that there is something nǹkankan bẹ you may not believe. ẹ̀dì má gbà gbọ́ ẹ̀rọ so many strange preachers on the street now saying there is no deliverance there is no prayer no problem. nítorí oríṣiríṣi àwọn oníwàásù àti ló wà lópòpónà báyìí wọ́n ní kò sí ohun tó ń jẹ́ àdúrà kò sí ohun tó ń jẹ́ ìdílé. no fasting nothing. wọ́n ní ìlò kéré yẹn gbà. I studied many years ago. Lọ́pọ̀ ọdún sẹ́yìn mo sọ, I said those churches that are not praying now. Mo ní àwọn ìjọ tí wọ́n gbà àdúrà nísìnyí. They are coming back to pray. Oh no, ó padà wá, wọ́n Coming back to pray. Oh ó padà wá One member called me. Ọmọ ìjọ yìí kan ó pè mí. So listen to this phone. Ṣé alábòjútẹ gbọ́ ọ̀rọ̀ yìí? I'm starting to disturb this, but I'm not really listening. Àwọn I was hearing on the phone. There mo wá ń gbọ́ lórí Some people calling prayer points. I want to wọ́n ń pe kókó I Ṣé the very power. Pé agbára ká gbára. That want to drink my blood and eat my flesh. So fẹ́ mú That lẹ́jẹ̀ tó fẹ́ That is fine, that is fine, that is fine, that is fine, that is fine. Ẹ̀kú nípa iná. Ẹ ṣe people are praying there. Wọ́n àwọn èèyàn ló ń gbàdúrà níbẹ̀ yẹn. Sísà wọ́n ní alàgbà láti catholic church. ètò àgùdà nìyẹn o. the prayer you are hearing from catholic stuff. àdúrà that is why I wanted you to listen yourself. ètò àgùdà ló ń gba àrùn àdúrà yìí torí màmá ẹgbẹ́ kẹ́ ṣojú sílẹ̀ fúnra yín. the bible makes us understand. This ó jẹ́ kó yé wa. there is something known as angles of darkness. Say and kan wà tá a pè ní àwọn ọ̀pá òkùnkùn. There's nothing we can do about them unless we look at ourselves. Kò sí nǹkan kò sí nípa wọn tó pẹ̀lú ká mójútó ọ̀rọ̀ ara Men and women receive these arrows every day. Àwọn ọkùnrin àwọn obìnrin lójoojúmọ́ ló ń parọ́ àwọn fàwọn yìí sára. Every day. Lójoojúmọ́. There are plenty of madam with very very fine clothes now very fine nice clothes and crales whatever you call it but under that carefully put together wrapper there are arrows playing inside púpọ̀ ní àwọn ìyá àfi tó wà ní òpópọ̀nà ń sì tán wo oríṣiríṣi aṣọ tó ta wọn àwọ̀ léèsì wọn àwọ̀ àǹkárá ṣùgbọ́n lábẹ́ èrò tí wọ́n ròyìn ọ̀pọ̀lọpọ̀ ní ìṣòro àti wàhálà wọn ró mọ́ra adúgbò ìṣòro wàhálà ṣáṣá rò àwọn ọfà àwọn ọfà tí wọ́n ró mára arò àbíà àwọn ọfà ó ń bẹ níbẹ̀. some are incubating. àwọn mìíràn kan wọ́n ti sábà lé wọn báyìí. not manifested yet. wọ́n ti farahàn rárá rárá. some have already started to manifest. àwọn mìíràn ti bẹ̀rẹ̀ sí farahàn ní. na plenty of people with tattoo suits. púpọ̀ ní àwọn èèyàn tó ní aṣọ alákọ̀ọ́kọ̀ tó lé. wọ́n lè dájú the suit. Bọ̀lá fi aṣọ àkọ́kọ́ wọ̀nyí. These arrows that the Bible is talking about. Àwọn ọfà tí Bíbélì ń Already inside. Ó ti wọ̀ ní inú wọn. Beloved, I'm unhappy to tell you. Olùfẹ́ inú mi ò dùn láti It is unfortunate but it is true. Ó sì ní láàárín oṣù kó òtítọ́ sọ̀rọ̀ ni. That no causes of untimely death. Ṣé gbogbo àwọn nǹkan tó ń ṣokùnfà ikú àìsọ́jọ́? Nítorí àwọn ọfà tí mò ń sọ nípa rẹ̀. Some people receive the arrow. Àwọn mìíràn wọ́n gba ọfà yìí Most people unfortunately do. Ọ̀pọ̀ nínú wọn What sì ṣe láàánú kan máa ń fà sára. Some people it bounces off. Àwọn àwọn àtàpadà. Few people. Àwọn ènìyàn díẹ̀. Branches of them. A kúrò lára rẹ̀. Some people. Àwọn mìíràn. It misses them. A ṣe wọn. Then it hits somebody else. Nípa mi, ẹ wá kọjú ẹlòmíràn. These arrows are all over the place like. Àwọn fa wọ̀nyí wọ́n wà káàkiri ní àyíká báyìí. Those who receive it. Àwọn tó gbà sára. There are Christians among them. Ìṣẹ́ni wà láàárín wọn. Those are the branches of. Àwọn tó ta kúrò lára wọn. Christians among them. Àwọn ìṣẹ́ni wà láàárín wọn an unfortunate situation. Ìkùn hmm. tó bani nínú jẹ́ ni. It is making the Bible come alive. Ó wá ń jẹ́ kí ọ̀rọ̀ bíbélì kó tí ohun tó wà láàyè. The Bible says be sober. Bíbélì sọ pé ẹ wà láì rí kọjá. Be vigilant. Ẹ wà ní àkẹ́kẹ́ ìsara. For the devil. Nítorí bí ọ̀tá. You are back. Ọ̀tá yín. Workers about. Ó ń lọ káàkiri. Èsì ọ̀tá yín ó lọ káàkiri. Hmm, ó ń wá ẹni tí òun yóò máa jẹ seeking whom he may devour. Ó wá ẹni tí òun yóò pàjẹ́. Why does the devil need to walk about to seek for who to devour? Ìdí rẹ̀ kí ni ìsìnkú lọ káàkiri láti wọ ẹni tó òun yóò pàjẹ́. It is because he knows. Nítorí pé òun gan mọ̀. He cannot devour everybody. Pé kì í ṣe gbogbo ènìyàn ló lè ní. There some people that are undevourable by their name. Àwọn kan wà tó jẹ́ kò ṣeé ṣe fún ọ̀tá. I praying for you. Àdúrà mi fún ọ. That the anointing àgbẹ̀ àmì òróró. to be undivided. tí o fi kí ẹ tí o ṣe. to the enemy. receive it in the name of Jesus. wàá ní orúkọ Jésù. ẹ̀sánwó fọ́ọ́lẹ́ náà. àmì ní ìlọ́po méje. Look at these two scriptures. Ẹ̀jẹ̀ ká wo ìwé mímọ́ méjì yìí. Before we move on very quickly. Ó lè ní kí a tẹ̀síwájú ní kíákíá. Psalm eleven. Òrìdá fìdí kọkànlá. Psalm 11. Orí Dáfídì kọkànlá. Look at verse two. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kejì. Psalm 11 2. Orí Dáfídì ìkọkànlá ẹsẹ̀ kejì. For no. Ṣàkíyèsí. The wicked. Àwọn ènìyàn búburú. Bend double. Ti fa ọrùn wọn lé. They make ready their arrow. Wọ́n ti fa wọ́n ti fi ọfà fún. Upon the strength ní ojú ọ̀sán. That they may privily shoot. Kí wọn kí ó lè fà á. At who? Síta ni. They're not even talking about shooting sinners now. Ọ̀sẹ̀ tó kọ́ ta ọba ẹlẹ́sẹ̀ báyìí. The sinners are already shot anyway. Àwọn ọkọ̀ àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n ti ta wọ́n lọ́fà náà. For this one. Ògbélé yìí. Is to shoot at those one ọ̀sán. Láti sá nínú òkú sí àwọn ọlọ́kàn tí ó. The Christians at their target. That's what I'm trying to you understand. Ìyẹn ni pé àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n lépa tòun tọ́pa wọn. fún ọfà tí ń fò. Láyìn. Ọfà tó ń fò. Bàyìí. Ní ọ̀sán. I want to pray one strong prayer now. Àdúrà tó lágbára kan mo fẹ́ gbàrà yìí. Let your amen be the strongest there. Bí àti àmì ìrẹsì ẹ̀ tó lágbára jù ní I decree that beginning from after this verse. Mo pàṣẹ pé láti ẹ̀yìn sí. Any wicked arrow fired against you. Ọ̀fà ìta yóò tí wọ́n bá pa sí ọ. Shall backfire in the name of. Yóò bá padà ní orúkọ Jésù. Amen. Amen. But this idea of harrows just wasting believers is not the position of heaven. Ṣùgbọ́n pé ọ̀fà máa fi àwọn onígbàgbọ́ ṣòfò yìí kì í ṣe ipò tí ọ̀run dúró sí. Sorry, that's the start from their position. Ipò tí ọ̀run wà nípa rẹ̀ sọ yìí. Unfortunately, sometimes heavens are helpless. Nígbà mìíràn ọ̀run kò lè ṣe ìrànlọ́wọ́ to help láti ràn ní lọ́wọ́. Especially when you have broken all the rules. Pàápàá nígbà tó yẹ kó ti rú gbogbo òfin. The Lord Olúwa is a man of war. Ológun ni why we call the Lord the man of war is because he understands all the strategies and policies of the enemy. Bàbá sọ pé ológun ni Olúwa, òye gbogbo ètò àti ọkùn ọ̀nà ọ̀tá oyè. Our Lord is a mighty and terrible warrior. Olúwa wa, Olúwa tó lé ológun líle ni. It can employ inanimate creatures to terrify and destroy the enemy. Ó lè lo àwọn ohun ẹ̀dá tí ò lẹ́mìí láti ba ba ọ̀tá jẹ́. Once our Lord beg comes with one finger. Ní kété tí ọ̀gá wa olúwa wa ìfá ké ìlú celestial, celestial hosts are ready to fight against any enemy. Gbogbo ogun lọ́run àti ní ayé náà ṣetán láti bọ́ ọ̀tá yòówù jà. They are ready to fight this battle. Wọ́n ṣetán láti ja ogun rẹ̀. The Bible says, Bíbélì wípé in Job nine four. Ní ilé ìwé Jóòbù orí kẹsàn-án ẹsẹ̀ kẹrin. Who has hardened his heart against him and has sacrificed? Ó ní ta ló ṣe agídí sí rí tó sì pè fún rí? Nobody. Òsì ẹni náà. Harden your heart against God. Òsì ọkùnrin lórí. There is no one who has hardened his heart against God and prospered. Ó ní kò sí ẹni tó fi ọkọ rẹ̀ létí tó sì pè fún whoever set to set against God or his children is undone. ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ kalẹ̀ láti sojú ìjàpọ̀ ọlọ́run tàbí àwọn ọmọ rẹ̀. for neither riches nor friends will save them. nítorí pé ọrọ̀ tàbí ọlá kò lè fà wọ́n sílẹ̀. riches profit not in the day of God's anger. ọrọ̀ tàbí ọlá kì í mú ní ṣerere ní ọjọ́ ìpinnu ọlọ́run. money cannot bribe Him in the day of his anger. owó kò lè fún ní rìbá ní ọjọ́ ìpinnu rẹ̀. he can strike blind in a moment. ó lè kọ́ni kó sì múni pọ́jú ní ìṣẹ́jú àyà. Many have been overcome by him. Ọ̀pọ̀ ló ti ṣẹ́gun rẹ̀. But none has ever prospered against him. Kò sọ́ kò ṣe náà tó ṣe rere láti ṣe rí. He is the one who makes one to save a thousand. Òun ló máa ń mú kí ènìyàn kan kó lé ẹgbẹ̀rún. And two to put ten thousand to five. Méjì á sì ẹ bá àrùn kó sáré He knows the counsel of the enemy in their bed chamber. Ó mọ èrò ọkàn àwọn ọ̀tá nínú ìyẹ̀wò wọn. So get yourself ready here this morning. Òyìnbó ẹ gbáradì ní So once you are behind that man of war ní kété tẹ bá wà lẹ́yìn ọkùnrin ológun yìí. nothing to fear. kò sí ohun tẹ ó bẹ̀rù mọ́. you are behind it. ní kété tẹ bá wà ní ìhà sí ọbẹ̀. there anyone in the meeting this morning. a rí ẹnikẹ́ni tó wà nínú ìpàdé náà wọ̀ yìí. and you have received the hour of disappointment. tí ọ̀fà ìjákulẹ̀ ti wọ inú rẹ lọ. affliction. ìpọ́njú pain. ọ̀fà ìrora. you have been on the invited chair. àwọn ẹkún àti omijé tó ò fẹ́ pè olùwọ́n sún. You are here, you close your eyes, you cannot sleep. Ó wà lẹ́yìn ojú kò rí oorun sùn. You have food on the table but no appetite. Oúnjẹ wà ní orí tábìlì rẹ ṣùgbọ́n ò ní ìpèdí láti jẹun. You say wrong. Not because you are wrong but because wrong treats you. Orí ohun tó lòdì kì í ṣe pé ìwọ ọkàn kan lòdì. I have a message for you here today. Mo ní ìfún ọ ní ìlú ní. That repeated arrow of affliction. Ṣé ọfà ìpọ́njú tó ń wá láti ìgbàdé ìgbàdé? Will never rise again the name of Jesus. Kò ní kí orí rẹ̀ sókè mọ́ ní orúkọ The devil will not have the last say over your life. Èsì yóò ní The devil will not write the last chapter of your life. Any new affliction assigned against you shall flee and vanish in the name of Jesus. Shall flee and vanish, shall flee and vanish, shall flee and vanish, shall flee and vanish. In the name of Jesus. In this school of deliverance, me, ní ilé ìwé ìtúsílẹ̀, there are seventy seven arrow. Àwọn ọfà mẹ́tàdínní ọgọ́rin ló wà. seventy seven. Àwọn ọfà mẹ́tàdínní ọgọ́rin. This is not full of deliverance. Ilé ìwé ìsísílẹ̀ kọ́ lé eléyìí. But I'm going to run through them anyway. Ó kẹ́ kí àwọn mẹ́nu bà wọ́n. So that when we say start praying. Pé nígbà tá a bá sọ pé bẹ̀rẹ̀ sí gbàdúrà. Back home sender. Or padà sọ fún ọ̀rọ̀ not learn how to gather arrows and sell it back. Àbí nígbà tí ọ̀gá àti ìmọ̀ bọ́n ti ń kó ọ̀fà àjọ tó ti dá padà sí ibi You need to be very attentive to what I'm saying here this morning. Oh yeah, for just jẹ́ sí oṣù mo ní sọ ní It could be your life saver one day. Oh yes, é ṣe kó jẹ́ ohun tí ó gba ayé rẹ sílẹ̀ ní ọjọ́ kan. As arrow of disfavour. Ọfà àìrí ojú rere Anger, offer I do ìbínú wà. Failure. Ìkùnà wà unexplainable health problems, ìṣòro nípa ìlera, academic and career frustration, ìdáyàtọ̀ nípa ẹ̀kọ́, almost jẹ́ ọ̀ní àtọ́sọ́ syndrome or FAO, kúdíẹ̀kúdíẹ̀ bẹ́ẹ̀. joblessness ọfà ìrísẹ́sẹ́ untimely death ọfà ikú àìtọ́jọ́ vagabond life ọfà ìrìnkiri poverty ọfà ìṣẹ́ building but not living there ọfà kẹ́yìn ọkọ́lẹ̀ ṣùgbọ́n kó má ṣe ìlú marital distress ọfà wàhálà tí là ń sùn kò nínú ìṣó ìyàwó either tendencies ọfà ìmísí àti bẹ́ẹ̀ ni ara addictions ọfà kí nǹkan ti bára tó mọ́ gynecological problems ọfà nípa kí àti pre-operative pain problems ọfà torí tàbí ìṣòro tó fi ọ̀rọ̀ àwọn rúdurùdu being disgraced after breakthrough ọfà kẹ́yìn tó tó ti ní kò àlàjá infirmities of àìlera, demotion of àìrẹnisí, hardship of àìlera, promotion failure of àìkùnà nínú frustration of àìdáyàfò, dream oppression of àìlera lójú àlá, strange accident of ìjàmbá àjèjì, mark of hatred àmì ìkóra ìkórira, spiritual attack, ìgbógun ti nípasẹ̀ ní àti ìgbàdé ìgbà, comment, ìdánilóhùn yíyanilárọ. Badness. Ọfà ìbànújẹ́. Attack on children. Ọfà tí gbogbo ti àwọn ọmọ. Business failure. Ọfà ìkùnà nínú ìṣòwò. Jẹ́lì ìjàmbá. Spiritual blindness. Ọfà ìfọ́jú sí ẹ̀mí. Seeing but not appearing. Ọfà kẹ́yìn ọdún kọ́wọ̀ rẹ̀ máa tẹ̀. Getting and losing. Ọfà kẹ́yìn ọmọ ní nǹkan kó ti máa pàdánù rẹ̀. Friends women. Ọfà àwọn obìnrin àjẹ́. Bad houses ìwé búburú. stagnancy. ìdánigún tí ojú kan. devourer. àwọn tajẹnirú. satanic delay. àwọn ìdánidúró sátani. very talent and virtue. ọfà talent tí wọ́n gbé sí. solution coolness. ìtútù ìlọ́wọ́ nípa the appearance or unwillingness of would be helper. àwọn olùlọ́tọ̀ kòórá tàbí tí wọ́n ò sí láti rọni lọ́wọ́ hard fight to get anything good done. ọ̀sà kéèyàn máa ń làkàkà láti rí ohun rere dé. wrong position. láti fi ra ẹni sí ipò tí ò yẹ kéèyàn kó wà. bẹ́ẹ̀ ọ̀fà kèsì. prayer paralysis. ọ̀fà sí ìfi ayé àdúrà tó yarọ. evil diversion. ìyanibàrà nípa ti. bewitchment. ìfẹ́ ìbọ̀dé gradual dispossession. ọ̀sàfihàn máa pàdánù kan ní ìfísẹ̀ntẹ̀lé. dead organs. àwọn ohun ẹ̀yà ara tó ti kú. captured foreign benefit. àwọn àǹfààní òkèrè tí wọ́n ti gbé. curses. àwọn ègún. profit salvation. àwọn kẹ́yìn máa ní ọ̀dà. Mm. unexplainable loss of good things. àìlè ṣàlàyé bí èèyàn ti pàdánù. rejection. ìkọ̀dí sílẹ̀. leaking pocket. ọ̀fà ajáde àpò. aimlessness. àìní ìdarí. backsliding. èèyàn pẹ̀yìn dà ọfà ìbànújẹ́. polygamy. ọfà ìkóbìnrinjọ. good dog closing. ọfà àwọn ilẹ̀kùnrin tó ń ṣe mọ́ni. blood pollution. ọfà àdàlù ẹ̀jẹ̀. success manipulation. ọfà yídàyídà nínú àṣeyọrí ẹni. satanic syringe. àwọn abẹ́rẹ́. Satan here eh? manipulation. Àwọn àyíkáyà nínú àwọn ìbálòpọ̀ àti ẹgbẹ́ ẹni. Drug dependent. Ṣé máa gbẹ́kẹ̀lé òkun olóró? Peppery feeling. Ọ̀sà tí nǹkan tani ní àgọ́ ara. Prayer lukewarmness. Àìlọ́wọ́wọ́ nínú àdúrà gbígbà. Night feeding. Ṣé o máa jẹun lọ́kàn tí o. Unprofitable loan. Àwọn ẹrù àìlérè. Ṣèlè. Òtútù ìṣùjú. Evil deposit. Ṣé o máa kọ́ máa gbin nǹkan búburú sínú àgọ́ ara rẹ̀? Profitless hard work iṣẹ́ takuntakun tí ò lérè nínú. Fruitless effort. Àwọn iṣẹ́ takuntakun tí ò ní èrè nínú àrùn. Ah. Àwọn àǹfààní wọ̀nyí. Na the enemy has used so effectively. Èso ọ̀tá ti lò gidigidi when arrows are now fired at a person. nígbà tí wọ́n bá wá pa ọfà sí ènìyàn kan sometimes nígbà mìíràn they begin to choke on their bed. àádà ẹ pé wọ́n dà ẹ pé wọ́n ṣe wọ́n lè ní lórí ìtìsún. they will be hearing voices from the spirit realm that those around them don't hear. wọ́n á máa gbọ́ ohùn ní inú ẹ̀mí tí àwọn tó wà ní àyíká àwọn ò gbọ́. a sudden depression just comes upon a person. ìṣẹ̀pọ̀ ọkàn the mm-hmm. happiness just disappears. inú dídùn and unhappiness begins to happen. ìbànújẹ́ àti they begin to have needless fear. sometimes a paralytic wind blows upon them. and then they now call it stroke. sometimes they be having cold chills at night in a hot room. sometimes it's heavy head very heavy head. Here is the food they cook by themselves. Now begin to find strange items inside the food. Big, big insects. Keys. People's air of past is cut off at last. tí ènìyàn àti ẹ̀yà ara àdéhùn wọn ṣe kúrò ní òru. sometimes they send physical idols to people. nígbà mìíràn wọ́n á rọ òrìṣà. a demon idol come to somebody èròjà mìíràn tí wọ́n. They physical and spiritual snakes to people. Wọ́n á máa rú ejò nípa ti ẹ̀mí àti nípa ti ara sí wọn. Some people killing snakes in very strange places. Wọ́n á máa rí báwo èèyàn ń pa ejò ní àwọn bí àjèjì. They call out people in the street. realm. Wọ́n á pe ènìyàn jáde nínú ẹ̀mí. Hear your name being called. Ó gbọ́ pé wọ́n pe orúkọ rẹ. If you answer, that is it. Báwa dáhùn ìbẹ̀ ni ó parí sí. The sick people they dream with what they would normal, normally not eat in the physical realm. Wọ́n á máa bọ́ àwọn èèyàn lójú àlá pẹ̀lú oúnjẹ tí wọ́n kì í jẹ lójú Strange dream. Àwọn àlá Female having affair with female. Nípa àwọn obìnrin tó ń Male having affair with male. Àwọn ọkùnrin tó ń bọ sudden pains in the body. Àwọn ìrora àjèjà lójú nínú àgọ́ ara. They send emergency first message to somebody. Wọ́n máa rán àwọn iṣẹ́ àti ìyìn kọ́ńkọ́sì sí ọ̀pọ̀ ènìyàn. To send him running to the village. Láti pé kó sáré wá sí abúlé wọn. Telling that somebody is dying. Èèyàn kan kú lọ. Nobody was dying. Wàyí kò sí ẹni tó ń kú. They just want to perfect what they have done in his life. Wọ́n kò fẹ́ ṣe àṣepé wọ́n ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀ rí. Fighting seriously in the dream. Ọ̀yá máa jà kítakíta lójú àlá. This is a serious area of and the last few years have been a serious matter. many who are here today. ọ̀pọ̀lọpọ̀ tó ń bẹ ní ìlọ́dún have been attacked at one time or the other. if you were attacked as a baby. the arrow is probably feeling your body. Ó ṣeé ṣe kó jẹ́ kí ọ̀fà náà ṣì wà nínú àgọ́ ara rẹ. If you are sad before you go born again. Tó bá yẹ kó tó di àtúntì ni wọ́n ń gbógun tì ọ́. Ọ̀rọ̀ is probably feeling that your body. Ó ṣeé ṣe kó jẹ́ kí ọ̀fà yìí ṣì wà nínú àgọ́ ara rẹ. If you are sad when you are ignorant. Tó bá yẹ kó nígbà tó di aláìmọ̀kan ni wọ́n gbógun tì ọ́. Ọ̀rọ̀ is still probably in your body. Ó ṣeé ṣe kí ọ̀fà yìí kó ṣì wà nínú àgọ́ ara rẹ. You can learn how to return this arrow today. Ṣùgbọ́n ìwọ lè kọ́ bí a ti ń dá If you don't take action to return them. Tó o bá this: ìgbésẹ̀ láti tọ́ ọ pàpàdà. If by chance any of these things that I've mentioned has happened to you. So, bá yẹ pé lọ́nà kan tàbí òfin ọ̀kan tí mo ti mẹ́nu kan And you don't take action. Oh, I say this: if you then take a solid root. I Láìsí àní àdá wá ní kòǹkò tó le. A solid root. Kòǹkò tó lágbára. Your number one action. Ìgbésẹ̀ kìíní tó gbé. Action number one. Ìgbésẹ̀ kìíní rẹ. You must not panic. Oh, God of bẹ̀rù gbọ́dọ̀ sí ní not exercise panic and announce yourself to unbelievers. Oh God, o you know, you know kó wá máa sọ tó ń ṣẹlẹ̀ sí ọ fún àwọn onígbàgbọ́ àwọn ìgbàgbọ́. but offer anything useful to you. kò ní pé kò sí ìrànlọ́wọ́ tó lè wúlò fún ọ tí wọ́n fi tú ọ lọ́wọ́. evil powers work in a highly organized network. àwọn agbára ti òkùnkùn yìí wọ́n máa ń ṣe nínú àsopọ̀ tó le gidi. they will arrange the problem. wọ́n ṣètò ìṣòro yìí. they will always also arrange their deceptive solution. wọ́n ti wá ṣètò ojútùú ẹ̀tànjẹ. they are the ones arranging the problem. àwọn náà ṣètò ìṣòro. they are the ones arranging the deceptive solution. àwọn náà wá ṣètò ètò ojútùú tó ní ẹ̀sán nínú. this is a very very serious situation. pàtàkì kò lélẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí. I want you to understand it. mo ti fẹ́ kí òye rẹ̀ kó yé yín. a woman's child got ready to go to school. ọmọbìnrin kan ó ti tán láti lọ sí ilé ìwé. all of the stories say my mother my mother my mother my mother my mother. ló bá pariwo ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. and here is a child who is not running fever. ní ìlà ìṣúwárí ọmọ tí ẹgbẹ́ ìgbà àìsàn ìgbà òyọ́ to convulse. the mother laid hands on him ìyá rẹ̀ gbé ọwọ́ lé lórí. ó ń gbàdúrà. she noticed that after prayer. ó di pé lẹ́yìn tó ń gbàdúrà tán. the Bible be okay. ọmọ ìyá balẹ̀. and say mommy can I go to school now. ìyá mi ṣe mo lè pa lọ sílé ìwé báyìí. immediately he mentions the word through the conversion category. ní kété tó bá ti dáadọ́ pẹ̀lú ìwé òpólò yà tó bẹ̀rẹ̀. the man begins to pray. obìnrin yà tó sí gbàdúrà. begins to pray. a sí gbàdúrà. that okay ọ̀rọ̀ ọmọ ìyá tó wá balẹ̀. this went on almost five times. eléyìí wá ń ṣẹlẹ̀ bí ìgbà all of a sudden there was a knock by Abel. Lójijì ènìyàn kan bá dé kokoko ló máa ń kọlẹ̀ fún ilẹ̀kùn rẹ̀. It was the man that lived in the last room in the house. Ọkùnrin tó ń pè ní yàrá tó kẹ́yìn ní inú ilé yìí ló kọlẹ̀ fún. Àṣà how are you? Olùbá ọ̀lẹ̀ fi ń ṣe sí o. Mọ́mí John ìyá Jòhánù. I've been hearing your voice too. Láti ẹ̀kọ́ ni mo ti ń pò òun yín. Hope no problem. Ìdánilójú pé kò sí wàhálà kankan. You man said no problem. Obìnrin sọ pé kò sí wàhálà. Say is everything okay with your child? Ṣé gbogbo nǹkan ń lọ dédé pẹ̀lú ọmọ yín? Say it's okay. Bẹ́ẹ̀ ni ara rẹ̀ bá yẹ. Ṣé but she It's satisfied? She's just lying down there. Kí ló dé mo rí òun lọ́kàn tìbúlẹ̀ sílẹ̀ lẹ̀ ní bíbá yìí? So let me let me help you. Ṣé ràn ọ́ lọ́wọ́? Tell me I don't need your help. Má bínú mi ò nílò ìrànlọ́wọ́ yìí. Unbelievers are quick to rush to you cow urine. Àwọn aláìgbàgbọ́ wọ́n á sáré wá, wọ́n á gbé ìtàn màálù wá. Concussion. Láti wọ́n á gbé àgbo wá. Ring. Wọ́n á mú òrùka wá. Herb to people. Wọ́n á gbé àgbo àti ìwọ́n gbé wá. To make a mistake. Fún àwọn ènìyàn tó bá wá sí àṣìṣe. And collect it. Tó gbà á lọ́wọ́ wọn. Finish. Ibẹ̀ ni ó parí sí. This woman did not know. Obìnrin yìí kò mọ̀. That the person firing the arrow was the man knocking the door. Pé ẹni tó ń ta ọfà yìí ni ọkùnrin tó kan ilẹ̀kùn rẹ̀. What was happening was that once the man pushed the nail on the wall. Ohun tó ṣẹlẹ̀ pé ní kété tí ọkùnrin bá fi ìṣó ìṣe àrò yìí. The child begins to convert. Ọmọ ìyá bẹ̀rẹ̀ sí. Once the woman begins to pray. Ní kété tóbi bá bẹ̀rẹ̀ sí. The nail falls down. Ìṣó yìí á ṣe é ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ló ń lọ nìyí. so the man now sọ̀rọ̀ how was this woman doing. ọkùnrin wa sọ kí lóbìnrin yìí ṣe nínú ìṣẹ̀lẹ̀. tí mo gbé ìsinmi wù. ó láti jẹ́ àjẹ́ tó gbówó. I got there and found that she was just praying nígbà tó dé pẹ̀lú pé àbúrò àlòbìnrin náà kàn gbà. he tried to confuse her. ó gbìyànjú láti kó rúdurùdu bá. woman did not lis ten. obìnrin yóò gbọ́. so he went back and continued. ó bá padà lọ ó lọ ṣe iṣẹ́ rẹ̀. the name again. ó tún kan ìṣomógiri. all of a sudden at the seventh name. lójijì nígbà tó kan ìṣó yìí ní ìgbà keje. the same ni ojú of the ancient of days appeared. àrùkù ọjọ́ bá farahàn. And said, they are trying to kill my son. Pé òun gbìyànjú láti pa mí lọ́mọ. They are wasting your time. Àkókò rẹ̀ ò fi ń ṣòfò ní. Ọkùnrin sọ, ah, kú ah, ẹ̀. Taniọ́. He started the incantation. Ó bá bẹ̀rẹ̀ sí kòkè. Bla bla bla bla bla bla bla. Ó bá bẹ̀rẹ̀ sí kòkè. David strange faith in sin. Lòdì sí ojú àtùtù tó rí. The more he uttered the incantation ó ti ń kọ̀kọ̀ yìí síwájú àtiwájú sí. the money angels of this land. bẹ́ẹ̀ ni arúgbó ọjọ́ ń fi ń fi yẹ̀yẹ́ ń rẹ́rìn. making us understand the scripture. tó wá ń jẹ́ kí òye ìwé mímọ́ kò yé wa. the lord shall laugh them to scorn. ṣé olúwa yóò fún wọn rẹ́rìn. sọ́rẹ́ làdùn. olúwa yóò yọ ọ́ sí. láti mọ̀ kẹ́ have you tried uh, everything. Ìṣàfihàn ohun gbogbo tó lè ṣe báyìí. So now pack all your disease here. Kó gbogbo òògùn rẹ. Everything. Ohun gbogbo. Pack it in that bag right now. Kò sínú ẹ̀. Bàbá àtàwọn ìmísìn. The person was laughing just now. Nípa náà ẹni tí wọ́n rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ yìí. The eyes have become fire. Ojú rẹ̀ ti di ojú. Kàìsà. Yàkó nísìn. Go to that woman. Wá sọ obìnrin yẹn lọ. I come to take you to a pastor. Kò sọ fún pé kó mú ọ lọ sí ọ̀dọ̀ olùsọ àgùntàn rẹ̀. That was how this woman got born again. Báyìí ọkùnrin tì í ṣe ṣe di àtúndí. and became a pastor. tó wá di olùṣọ́ àgùntàn. but we will have sacrificed that boy. ṣùgbọ́n kì bá ti fi ọmọ ìrúbọ. don't panic. ẹ máa wà nínú hílà lílo panic lọ. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà nínú àìbàdí ọkọ̀. ìṣàdágbà mi ò. wọ́n eh, eh, eh. á wá máa pariwo ẹgbà mi o. ẹ̀sẹ̀ ọ̀ oh, ok. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ó di aláàtúwọ̀. ọfà náà ti bẹ̀rẹ̀ iṣẹ́. they continue. wọ́n wá tẹ̀síwájú and pray for somebody here. Mo gbàdúrà fún ẹnì kan yìí. I said before you leave this place. Mo ní kó tó fi yìí sílẹ̀. Any arrow that is already working against you. Ọfà yóò tó ti ń ṣe iṣẹ́ lòdì sí ọ. Dàpàpà seven fold in the name of Jesus. Padà ní ìlọ́kọ méje ní ìlọ́kọ méje. A seven fold amen. Àmì ní ìlọ́kọ méje. Kìtù, ọkùnrin kejì. Do not exercise fear. Ẹ má ṣe bẹ̀rù no matter the dream, no matter what you feel like, don't be afraid. Kì í ṣe Fear is a sign of defeat. Ẹ̀rù àpẹẹrẹ kó ti wà nínú ìjákulẹ̀ ni. If the children of the devil can sleep in cemetery. Tó bá yẹ pé àwọn ọmọ èṣù wọ́n lè sùn sínú Because they want power. Nítorí pé wọ́n fẹ́ agbára. The child of God will not fear any evil. Ọmọ Ọlọ́run gbọ́ngàn kò gbọ́dọ̀ bẹ̀rù ibi yóò. Fear will keep the arrow inside your body. You will be going deeper and deeper and deeper. Ẹ̀rù á jẹ́ kí ọkàn ẹ̀kọ́ ti wà nínú A máa wọlé á máa jìnà sílẹ̀. going to check medical books to see how people run mad. Tàbá lọ wo ìwé láti wo bí àwọn èèyàn ti ń ya wèrè. Trying to confirm whether you are running mad or not. Kò wá fẹ́ mọ̀ bóyá àwọn náà ti ń ya wèrè tàbí ò ya wèrè. How do we just go deep? Ọfà yìí á máa wọ inú rẹ̀ sí. When you begin to think, ah, I know somebody with similar experience with that. you are always going inside. Tó bá ti bẹ̀rẹ̀ sí ìrò pé o ti ní ẹ̀kọ́ jẹ́ pé ìrírí ìbáyìí ó ti ṣẹlẹ̀ sí rí, ọfà yìí á máa wọlé sí ni. This is a very serious situation. Ipò pàtàkì lélẹ́yìí not fear. O gbọ́dọ̀ bẹ̀rù. Ìkẹta. You must not try any activity that is contrary to the word of God. Ẹ ò gbọ́dọ̀ ṣe ohunkóhun tàbí pé ìgbésẹ̀ tó takò ọ̀rọ̀ Ọlọ́run. If you do the arrow go inside. Ṣé bá ṣe bẹ́ẹ̀ ọfà yìí á máa wọlé sí i? Then four. Ìkẹ́ni wàyí. You now send back the arrow of the enemy. Ẹ wàá dá ọfà ọ̀tá padà. How do you send back the arrow of the enemy? Báwo lè ṣe wá lè dá ọ̀sán ọ̀sán padà? First of all, ṣáájú do this small hard work. Ẹ ṣe ńlá yìí. Learn learn what we call blood scripture kọ́ ohun tí a lè pè ní àwọn ìwé mímọ́ tó ní ṣe pẹ̀ ah. and start pleading and applying the blood of Jesus. kẹ̀sì bẹ̀rẹ̀ sí béèrè kẹ̀sì máa lo ẹ̀jẹ̀ Jésù. the blood scripture. àwọn ìwé mímọ́ tó ní ṣe pẹ̀ Exodus twelve three. ìwé Exodus oríkejìlá kẹta. Romans three twenty five. ìwé Róòmù orí ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Romans five nine. ìwé Róòmù orí ẹsẹ̀ kẹsàn-án. Ephesians 1:7. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ keje. Colossians 1:20. We Colossians orí kìíní ẹsẹ̀ ogún. 1 John 1:7. Ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ keje. Revelation 1:5. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ karùn-ún. Revelation 5:9. Ìwé ìfihàn orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án. Revelation 12:11. Ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kọkànlá. Exodus 13. Ìwé Exodus oríkejìlá ẹsẹ̀ kẹta. Romans three Ìwé Rome orí ẹsẹ̀ karùn Romans five Ìwé Rome orí ẹsẹ̀ kẹsàn Ephesians one Ìwé Éfésù orí ẹsẹ̀ keje. Colossians 1:20. Ìwé Kólósì orí kìíní ẹsẹ̀ ogún. First John 1:7. Ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ kìíní. Revelation 1:5. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ karùn-ún. Revelation 5:9. Ìwé ìfihàn orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án. Revelation 12:11. Ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kọkànlá. Revelation 12:11 is the one that says they overcame you. Ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kọkànlá sọ pé wọ́n blood nípa ẹ̀jẹ̀ ọ̀dà the àti nípa ọ̀rọ̀ ẹnu wọn. So if you are attacked. Òní kan bá gbógun tì ọ́. And wake up from such a fearful dream. Tàbí tó jí láti ní ojú àlá tó le. For the next ten minutes. Fún ìṣẹ́jú mẹ́wàá tó fi jí yìí begin to plead the blood of Jesus. Bẹ̀rẹ̀ sí bèrè fún àbùrọ̀ ẹ̀jẹ̀ The blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. Begin to quote this scripture. Wo wa máa mẹ́nu kan àwọn ẹsẹ̀ Ọlọ́run That I've given to you. Sometimes by the time you finish flooding the blood pleading the blood of Jesus the arrows have already gone back to the center. Nígbà láti máa béèrè fún ẹ̀jẹ̀ Jésù, àwọn fàyè wọ́n ti padà lọ sí ibi tí wọ́n ti wá. Next ètò wa kàn. you must learn the warfare scripture. o láti kọ́ nípa àwọn ìwé mímọ́ ti ogun jíjà. you must learn it. o láti kọ́. if unbelievers can memorize two hundred pages of incantation. Tí àwọn aláìgbàgbọ́ wọn bá lè kọ́ ojú ìwé ibi igba nípa ọ̀pọ̀ fún memorizing. Ojú ìwé ibi igba nípa bí wọ́n ti ń pọ̀pọ̀. Somebody can memorize the whole of the Quran. Èèyàn kan ó lè kọ́ gbogbo ìwé Quran ní kókó. Títí tí kókó yìí ti just memorize scriptures that can keep you alive. Nípa báyìí láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó jẹ́ kó wà láàyè sórí. What are the words of your scriptures? Kí ni àwọn ìṣọ̀ Ọlọ́run tó ní sa ìṣòro ogun jíjà? Twenty eight seven. Ìwé ti Sàlọ́lùmí orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ keje. Deuteronomy 7:15. Ìwé Salómi orí keje ẹsẹ̀ karùndínlógún. Jeremiah 1:19. Ìwé Jeremiah orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún. Isaiah 8:10. Ìwé Isaiah orí kẹjọ ẹsẹ̀ kẹwàá. Isaiah 54 17. Ìwé Isaiah orí kẹrìnlé ní àádọ́ta ẹsẹ̀ kẹtàlélí ogún. Number twenty three twenty three. Ìwé Númérì orí kẹtàlélí ọgbọ̀n ẹsẹ̀ kẹtàlélí ogún. Psalm sixty eight one. Ìwé Orídàsì kejìdínlé àádọ́rin ẹsẹ̀ kìíní. Then the popular Psalm ninety one. Bákan náà. Orin Dáfídì kọkànléní àádọ́rùn-ún tó jẹ́ gbajúgbajà ni. Part of the reason we read it every time we change am. Ara ìgbà máa ń kà ní gbogbo ìgbà tí a bá kóra jù kò fún ìpàdé agbára gbọ́dọ̀ pàrọ̀ wọ́n rèé. We make members of Mountain of Fire and Miracle City were serious. They read it eh, at least once a month. Àwọn ọmọ orí òkè yìí tí wọ́n mọ tí wọ́n ń ṣe, a máa ń jẹ́ kí wọ́n kà á. Ó kéré jù lẹ́ẹ̀kan lóṣù the blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. Then you begin to fight using this scripture. Bákan náà wàá máa jà nípa lílo àwọn ẹsẹ̀ ọlọ́run. Fight using this scripture. Ẹ ó máa jà nípa lílo àwọn ẹsẹ̀ ọlọ́run. These are common scriptures in Ogbogbo and memorize Àwọn ẹsẹ̀ ọlọ́run tó jẹ́ gbajúgbajà rè The first one says the enemies that come against us are fleeing from the fire of faith. Èkíní sọ pé àwọn ọ̀tá tó bá ń lọ wọ́n lọ́wọ́ seven ways. ní ọ̀nà mẹ́wàá. Next one says the disease of the bitter God will not put it on you but will go and put it on the bodies of your enemies. Èso tún kàn sọ pé gbogbo àrùn wọ̀nyí tó wà lára ọ̀rọ̀ Egypt yìí, Ọlọ́run ò ní fi sí ọ lọ sí àlàfà rẹ̀. Èwo àìsáyọ̀dé kẹjọ ẹsẹ̀ kẹsẹ̀ wàá sọ pé tọ́ bá kóra ẹ̀dẹ̀kọ̀ wọ́n tù ká. Next ètò kan sì. learn to call on the fire of God. ẹ̀kọ́ láti máa pe inú ọlọ́run. from one oh four verse four. Orin dáhùn ìkẹrìnlélí ọgọ́rùn-ún. Fire of God. Iná ọlọ́run. You plead the blood of Jesus. Ẹ ó béèrè fún ẹ̀jẹ̀ tí. You quote your warfare scriptures. Ẹ ó sọ nípa òwe ní mọ́tò call the fire. Ẹ ó máa pe iná ọ̀gá. Iná ọlọ́run. The fire of God. Iná ọlọ́run. The fire of God. Iná ọlọ́run. The fire of God. Iná ọlọ́run. Ìtọ́kàn. Learn to activate your faith. Ẹ̀kọ́ láti ru ìgbàgbọ́ ara yín sókè. Your faith will quench the fiery darts of the enemy. Ìgbàgbọ́ yín á pa àwọn iná ọfà ọ̀tá. Activate your faith. Ẹ̀rù ìgbàgbọ́ yín sókè. Don't sit down there crying. Ẹ má jókòó síbẹ̀ kí n máa sọ. Begin to do those things they say you should not do. Ẹ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tán ní ẹ̀ ò lè ṣe é. And next. Ètò tí wá kàn. Activate God's angel. Ẹ ru àwọn áńtẹ́ ìyọlọ́run sókè. To divert arrows back to the center. Láti mú kí àwọn ọkà kọ́ padà sí ọ̀dọ̀ wọn tó rán wọn. Ṣùgbọ́n the angels of God ẹ̀rù àwọn áńgẹ́lì ọlọ́run sókè. To divert out back to the center. Wọ́n darí àwọn ọkà wọ̀nyí padà sọ́dọ̀ wọn tó rán wọn. That is why give the angels charge over them. Ó ní yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀. He shall give them charge. Á fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀. Wọ́n ti ask him to do this. Pé ohun tó ní kẹ́ ṣe yìí ẹ ṣe. The angels will just put their arrows and fling it back to where it came from. Ọ̀rọ̀ áńgẹ́lì wọn á kàn mú ọ̀wọ́ fà èyí tó yìí reconstruct the scene in your prayer. Ẹ ṣe àtúntò tàbí àtúnṣe ohun tó ṣẹlẹ̀ nínú àdúrà yín. The prophet I was looking, this is how I felt. Báyìí nígbà mo ṣe. I sat down here, Lord, this is how I felt. Ẹ tún gbogbo ohun tó ṣẹlẹ̀ lójú àlá straight to Psalm 149. Nítorí pé Bíbélì sọ nínú onídàásí kọkàndín ní àádọ́ àádọ́jọ Psalm 149. Ìdásí kọkàndín ní àádọ́jọ ìṣèjì òwe báyìí in verse 7 ní ẹsẹ̀ keje to execute vengeance upon the evil. Láti ṣe ìdájọ́ lórí àwọn kèfèrí. And punishment upon the people. Àti ìjìyà lórí àwọn ènìyàn náà. To bind their kings with chains. Láti de àwọn ọba wọn pẹ̀lú. And their nobles with scissors of iron. Àti àwọn ènìyàn pẹ̀lú ìkẹ́kẹ́kẹ́ rin. Upon them the judgment written. Láti ṣe ìdájọ́ yìí tí a ti kọ. This honor Ọlá Have Ah, the Spirit of God. Ni àwọn ènìyàn mímọ́ rẹ̀ ní. this is your right. Ìyẹn ni pé ẹ̀tọ́ rẹ ni. You ask the arrows to go back to the center. O ti sọ fún àwọn fàyẹ́kọ́ padà sọ́dọ̀ wọn tó rọ wọn. Don't just pray go go back go back go back let it go back to the center. Ẹ má kàn sọ pé kọ́ padà kọ́ padà ẹ sọ pé kọ́ padà sí àwọn tó rọ wọn. A man put a pole in the ground to hang Mordecai but he went back to his pole. Amani ó rí òpó sílẹ̀ láti fi mọ́dẹ́ká ìkọ́. Ìfọ̀nkọ́ra la wá fi kọ́ sórí ìfẹ́. Àìkóre one more time. Lẹ́ẹ̀kan tí mo gbà á lé àdúrà. Àrò conscious and unconscious. Ṣé ọfà tó mọ̀ mọ̀ tàbí wọ̀ mọ̀ mọ̀? Probably the judgment of anyone here. Tó ń da ọfà ayọ̀ mẹ́lẹ́lẹ́ Kọ́ padà sọ́dọ̀ wọn tó rọ wọn ní orúkọ Jésù. Go back to your sandals in the name of Jesus. Kọ́ padà sọ́dọ̀ wọn tó rọ wọn ní orúkọ Jésù. Rise to your feet now. Ẹ dìde dúró lórí ẹsẹ̀ yìí. I will fire in your voice. Pẹ̀lú iná nínú òun. Uncompromising fire. Iná tí ò gbọ̀njẹ̀jẹ̀. Please, I'm begging you. Mo bẹ̀ yín. Pray this prayer that looks very simple. Ẹ gbàdúrà tó kẹ́yìn kó rọrùn lójú yìí. Very effective. Ìfọ̀ omi nípa oṣù yìí. Can you shout this loud and clear? Ìyá lè wúyé lè lóun. And fire back! Mo fọ́. Every arrow of the enemy. Gbogbo ọ̀sán ọ̀tá. Therefore. Nítorí náà. Ó náà sọ fíbúlẹ̀. Ẹ̀yin ẹlẹ́rìí. Kárí ìyàlọ́. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Father, we thank you for the power in the blood of Jesus. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín sá agbára tó ń bẹ nínú èdè. And we thank you for the victory won on the cross of Calvary. A dúpẹ́ fún ìṣẹ́gun tẹ fún wa lórí òkè Calvary. I pray, O Lord. Olúwa mo gba That everyone who has attended this morning service. Pé gbogbo ènìyàn tó wá sínú ìsinsin òun yìí. You will put them inside the envelope of fire. Ẹ ó fi wọ́n sí inú ìbèrè náà. to put them inside the envelope of the blood of Jesus. Any arrow fired against which are backfired. Ọ̀sà In the name of Jesus. I cover you your family with the blood of Jesus. Mo fi ẹ̀jẹ̀ Jésù dé lọ́wọ́ yàrá. Lord bless you from God. Make you face the stand upon you. And be gracious unto you. You go from strength to strength. And from glory to glory. Jesus, my children, we pray. Let us share the grace in fellowship.